يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب أعوذ بالله من الشيطان الرجيم وأن احكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب ان الله قوي عزيز صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاه والسلام على عبده ورسوله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحابه وعلى كل مدى بدعوته وسن بسنته واهتدى بدليل يوم الدين ما بعد ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àwa àpàdé ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún ànà Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n jí sọ́nà wá síwájú rẹ̀ náà látọrọ ìkẹ́ ìgẹ̀ fún ọlọ́mbà nìkan bá ní gẹ̀ wọ́n àmín gbogbo àwọn ọmọlẹ́yìn ànábì tàǹpẹ́ ní sọ̀hábà wa sí ìdí ètò wa tafsir al-Qur'an al-Karim àlàyé ìfọ́sẹ̀wà al-Qur'an al-Karim tí o máa ń wáyé dédé àsìkò ìláyè yìí ni ojoojúmọ́ ń gbà ti bẹ̀rẹ̀ Ramadan ẹgbẹ́ bá ti wá sọmọ́ ayé pé àkọlé gbogbogbò tí a ń fi ń bára sọ̀rọ̀ àwọn àgbọ́yé ìpìlẹ̀ tó yẹ ká ní nípa tánpé ní politics Islam and Muslims politics Islam and Muslims. As-siyasatu al-Islam wal-Muslimun. Asiyasa al-Islam wal-Muslimun. O láwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí ló ṣe kanra wọn. A rí pé lórí ilẹ̀ ayé lè ní ìntọ́ jẹ ayé lógún jùlọ náà ló sì lónìí. Tí ó mú ayé lómi, oníkẹ́ni. Ó ní òṣèlú a sì mọ̀ pé bí tí ayé bá rẹ̀ lásìkò tá a wà yìí wọn àfọ́ kékeré mú ọ̀rọ̀ òṣèlú àgàgà lórílẹ̀-èdè wa yìí tó sì pé ó ti di òṣèlú gbogbo tó bá gbà láàfún ọgbọ́ni gbogbo tó bá gbà láàfún òṣèlú tá ń nájà rẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn náà pé wàhálà ni bó ẹ pẹ́rẹ mùsùlùmí ò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ó sì kíni àgbùdọ̀ rí bá ní torí ipò ní ipò sí ń kàpá ẹ̀ ọ̀rọ̀ à ń sọ́sẹ̀ ìlú à ń dúpò àkídá mẹ́mẹ́ i must be there kò sí mẹ́ ọgbọ́ni mo gbọ́dọ̀ débẹ̀ ni ẹfẹ́ ẹkọ̀ kò sínú ètò islam wa Surat Al-Imran ayah 26 ẹgbọ́n tọ́nà ọba sọ fún Muhammad sallallahu alaihi wasallam nígbàtí a nábèdè lu Madina tí wọ́n ń gbẹ́ kò dánpẹ̀ ní khandak tí wọ́n kan òkúta ńlá kan kẹrẹbẹ̀tẹ̀ àwọn sàábé wọn sọ anábí sáré pé sí ọ̀lọ́ bí wà iṣẹ́ òsìkẹ́ ní iṣẹ́ ọ̀lọ́ tí ó sí nǹkan wọn àdé sọfá nàbí ẹgbà lọ bá wọn bẹ̀ ó wá rí pé kùtàkà ní wọn kan ẹ̀ tí wá sí látòrọ ló bá gba òdúrọ pẹ̀lú agbára tọ́lọ̀ bá fún ó Allahu akbar òkú sáyẹ́nsì fọ́ ó tún jù ẹlẹ́lẹ́kẹ́jì pẹ́ ó lọ́lẹ̀ gẹ́gẹ́ pẹ́ ìsìnkẹta yányá ó ní bí mo ṣe fọ́ òkúta yìí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fọ́ la Kaisar àti Kisra ọlá Kisra àti ọlá Kaisar bọ́lọ́run ṣe fọ́nù ẹ̀mọ́ láti sọ inú àwọn superpower jọ náà lọ́hùn àwọn alágbára ayé jọ náà lọ́hùn Kisra lọ bá Persian kọ́yísà lọ́ba Rome pé ọlá Rome yìí tó mìlẹ̀ títí abọ́ ọlá Kísírà yìí abọ́ àwọn tí ìgbàgbọ́ wọn lẹ náà mùsùlùmí ìrìta dú wọ́n di kèfèrí àmbára maka fa

ọlọ́wọ́ fẹ́ jẹ́rì sọ́rọ̀ ànábì ọlọ́wọ́ sọ pé kúl ma sọ fún ọlọ́wọ́ allah malikal mulk mo képe ọba tó ti pò náà lónìkàpọ̀ ọlá ọ̀dọ̀ ẹ̀ lọ́wà wàtánzìrì múlùkà mímọ́ tẹ́ṣẹ́ ẹni ọba wù ẹ́ lọ máa ń gba ìjọba lọ́wọ́ ìtúláàsì òsì ń bẹ̀ má wàtù ìzù máa ń tẹ́ṣẹ́ àwọn ẹlòmí ń bẹ ẹni àbùkù ní tẹ́lẹ̀ bọ́ bá wù rẹ̀ ọlọ́run bá fẹ́ sọ dẹni iyì ó sọ dẹni iyì wàtù fìlú máa ń tẹ́ṣẹ́ àwọn ẹni iyì tẹ́lẹ̀ bọ́ bá fẹ́ kàn lábùkù náà lọ kàn rú ẹni ìbẹ́ lábùkù biyadika alkhair ìkápẹ́ ni gbogbo dáadáa wà innaka ala kulli shay'in qadir alágbà láti gbogbo nǹkan ní ìtọ́bà fẹ́ ṣe lókù Ọlọ́run bá fi ayà yìí jẹ́rìí ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam Ọlọ́run padà gba ọlá méjèèjì Allahu akbar ní àsìkò Umar radiyallahu anhu Ọlọ́run gba ọlá méjèèjì pátápátá ayà ilá àwọn àfáà bí sọ́fà mùsùlùmí dẹjọ́ lóṣèlú kìí bí ọ̀dá kìí ṣe bọ́ ọ̀bá ọpá bọ́ọ̀bá ọ̀bùlẹ́sẹ̀ ẹfọ̀kàsọ́dọ̀ lọ́bàá yìí ọ̀dọ̀ ọlọ́run ni a fọkàn sí òun ló lè fún yín òun lọba tí fún ni ó lè fún yín gbogbo ọjẹ́ ń dépò láyé gbogbo ẹni tí ń dépò lórí ilẹ̀ ayé ọlọ́run ọba yìí ló jẹ́ wọn ó débẹ̀ àwọn táláwọn ó máa lò lọ gbére tọ́lọ́run sì gbà lọ́wọ́ ń túláàsì báyìí náà ló gbà lọ́wọ́ Allahu hadi akidatuna ìgbàgbọ́ àwa mùsùlùmí rẹ̀ ooo tó yẹ díẹ̀ rẹ̀ mùsùlùmí in tó bá ikó ṣe gẹ́bí mùsùlùmí tán pè ní akhadh bil asbab al-akhadh bil asbab al-akhadh bil asbab in tí a bá pè létò ìdẹ́bá pè ní gbèsè wọ́n tí a bá fẹ́ díje èyàn máa gba fọ́ọ̀mù ni bá a bá fẹ́ díje wọ́n lè yàn máa gba fọ́ọ̀mù wà gba fọ́ọ̀mù má dúó pé ẹ̀tọ̀ ọlọ́run náà ni ó kù gbé mi débẹ̀ èmi ò ní gba fọ́ọ̀mù ọ gba fọ́ọ̀mù ni o wà fílì fọ́ọ̀mù ọ fílì rẹ̀ kéṣe pọ́n fílẹ̀ ńlé gbogbo jẹ́ bá béèrè pé tí ma fẹ́ sọmítì fọ́ọ̀mù ó fi kún gbogbo ń tán bá béèrè pé ibi tó sọmítì ẹ̀ sí ni ibi tó fi sí ni stamp tó jàn rẹ̀ gbogbo ẹ̀ lọ́sẹ̀ fọ́ọ̀mù dáadé sọ gbọ́ kọjọ́ ọjọ́ báyìí kò sì gbúdọ̀ kọjá ọjọ́ báyìí tó bá ti kọjá ẹ̀bẹ̀ ànímú débi tó yẹ kó dé ọ̀ ní jẹ́ kọjá àsìkò yẹn àkọ́kọ́ ń tọ́kọ̀ sínú ojúṣe ọgbọ́ni ọ wà fi ẹ̀mí tẹ ọba tó dá ọ lẹ́nà wà máa bẹ́ ọmọ ojú rẹ̀ ẹbẹ̀ sọ́dọ̀ inú ètò ìjọba Nàìjíríà ọ̀nà ni campaign bẹ́ẹ̀ni nínú ètò tàbá fẹ́ dépò ọ̀nà tún ní ìjọba òfin ọ̀tún tẹ̀lé ìjọ ní ká bẹ̀rẹ̀ ìjọ ìjọba ní torí ẹ̀rì gbogbo ilé yìí pátá gẹ́ mùsùlùmí ọ̀dọ̀ ọlọ́lọ́fọ̀kẹ́ sí ìtawà fẹ́ ma yẹ̀wò lásìkò ní asíyàsà asíyàsà politics ma iya siyasa kí la ń pè bẹ́ kí la ń pè politics gbólóhùn yìí ó dá àwọn kan láàmú nínú àwọn lárúbáwá ọgbọ́ni ó dá àwọn kan láàmú ní àwọn lárúbáwá àgàgà àwọn tí a ń jẹ́ ọmọ lárúbáwá lásìkò yìí wọ́n ní alihadi kelima arabiyatun aw dakhila wọ́n ní sédè siyasa yìí sédè lárúbáwá ni àbásáwọ̀ ọgbọ́ni èdè àsíyásà ìjẹ́dẹ̀ lárúbáwá ni àbí àsáwọ̀ èdè tó já wọnú lárúbáwá wá zama ba'duhum an hadhihi al-kalima dakhilatun ala arabiyya agbákanú wọn ní èdè yìí gbóló síyásà àsáwọ̀ ní gẹ̀ẹ́sì lárúbáwá ọgbọ́ni àwọn àkaná sọ bá ní inú wọn wọ́n ní èdè àsíyásà ó sáwọnú lárúbáwá wá ní kìí ṣèdè lárúbáwá torí pé ọ̀wọ́n gbóló èdè tó wọ́n ni kọ̀kọ́mọ̀ tó bá wo alùkwáni kẹrì láti sọ́rọ̀tù fàájì àti sọ́rọ̀tù nas o lè bá gbóló sí asàmbẹ̀ Allahu Akbar kò sínú word tó jẹ yọnú alùkwáni kẹrì hmm. ní tó jọ dáwọn láàmù ṣùgbọ́n tí a bá wọ àdísì àní Muhammad sallallahu alayhi wa sallam gbóló ìwà ń bẹ tó gbọ́lọ̀ bá kẹ́ ànábì tó pọ̀ sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá kẹ́ tó pọ̀ tàbá wà lọ títí ibi àti bá gbólóhùn yìí a àsáwọ̀ ìsì àsáwọ̀ ooo kìsíkí ni ìsàsáwọ̀ ìgbàtí wọ́n ń fa wọ́n ní ẹjá padà sínú àwọn ìwé atúmọ̀ orúkọ ìwé kíni ìwé atúmọ̀ orúkọ dictionary ma'ajim àwọn kawamis ẹ̀sìrì tàbá kó àwọn òwe àtúkò orúkọ sílẹ̀ ọ̀pọ̀ ó sì gẹ́ni ṣùgbọ́n àwọn kan bẹ tí a jù àwọn kan lọ nínú èyí tí àwọn ẹ̀mà ṣe ti máa dùn lélẹ́rú jù ó náà lisanul arab lisanul arab arab àwọn dìdìdìdì ni abẹ́ tó ó lé ní dì mẹ́wàá ó lé 10 volumes tàbá wà lọ wo nú ẹ̀ tàbá wo following 6 láti page 18 Ma dátù sáàsà a rí ń bẹ̀ wọ́n ní siyasa masdari sáàsà yasusu. Hmm sáìsùn sáàsà yasúsù sáìsùn kí ni túnmọ̀ sáàsà ìtumọ̀ ní kọ́ọ̀dà yakúdù kìyádàtàn kíyàn darí nǹkan kíyàn sí kíni kíyàn darí nǹkan tàbí dábàrà ìdẹ́bẹ̀rù tẹ̀dìbíra ká fi nǹkan sórí ètò kásíkẹ́ni ká fi nǹkan sórí ètò tàbí asìláà yuslihu islahan ká sí àtúnṣe nǹkan ká reform gbogbo àwọn gbólóhùn yìí bí a ṣe tú lọ́nu tó má sọ pé sáàsátù alẹ́kọ́ọ́dátù alẹ́kọ́ọ́dátù olórí wọ́n àsáà àwọn aṣíwájú gbàtọ̀ pé sáàdà àwọn olórí gbogbo ilé ìpátá ìtumọ̀ tí àwọn lọ́rọ̀báwá tí wọ́n túnmẹ̀ sí oná gbogbo nǹkan tí a ń sọ fún wa yìí wọ́n wá ní tá bá pa gbogbo ẹ̀ papọ̀ nínú àwọn nǹkan tí ó ma túmọ̀ sí tẹ́bá ṣe sọ fún àlọ́ atẹ́dìbìr atẹ́dìbìr ìfi nǹkan sórí ètò ọgbọ́ni ìfi nǹkan sórí ètò kágbélé síbi tọ́tọ́ sí káfẹ́lé síbi tọ́tọ́ sí káfẹ́lé síbi tọ́tọ́ sí ìtumakan inú ẹni alìkìyà ń bèṣe kamójútó nǹkan kásìkẹ́ ni kamójútó nǹkan kásàmójútó ẹ̀ nǹkan tó bá lè sọnù kamójútó sọnù tó bá lè rìn kúrìn kamójú rìn antoinette mena ni alisla in tó wá fẹ́ bàjẹ́ kásíkí ni kásàtúnṣe rẹ̀ antoinette mena ni al'amurwa náà in bí ó bá jẹ́ ká pàṣẹ in bí ó jẹ́ ká nǹkan bí àṣẹlápá ń bí àṣẹlápá yà síyásà náà gbogbo òtùmọ̀tán tútùmọ̀ èdè nú bẹ́ẹ̀ náà àríáyà àríáyà ìṣàmójútó wàtàbákòd àti máa ṣe wá dí kí lọ́mbẹ̀ gbogbo ilé ni a bá ti pè ní olórí àwọn aṣẹ́rẹ̀ náà sọ fún ayé wọ́n ní wàsíyásà tó rọ̀ ìdarí aráàlú alìkìyàm alàtẹ̀dìbírí ṣùhóníhìm bí ma yùsùlẹ̀ òhà wọ́n tó ma pẹ́ aṣọ lórí ìlú ìtumọ̀ ní pé ìmójútó àfíàsí aráàlú pẹ̀lú tó lè jẹ́ oore fún wọn nùgbésí ayé wọn ọgbọ́ni ìmójútó aráàlú pẹ̀lú nǹkan tí ó sọ wọ́n dé lórí ire tí ó fi wọ́n lọ́kàn balẹ̀ nínú ọ̀rọ̀ ìbálò wọn pẹ̀lú lọ́ọ̀bá wọn ló ti bẹ̀rẹ̀ nú bóò ni wọ́n ṣe bọ́lọ́ọ̀bá wọn lò dáadáa táàrin àwọn àtọ́lóhùn ní dàrú àrójúṣe olórinu bóò wọ́n ṣe bára wọn lò nínú ìlú àrójúṣe olórinu ọ̀rọ̀ ajẹ́mú wọn ọ̀rọ̀ àbò wọn ọ̀rọ̀ àlàáfíà wọn bóò náà sì wà lórí ètò ìtumọ̀ síyásà nù ẹ̀rẹ̀ iléyìí o náà ni tìmùtí wọn fún wọ́n ni wà síyásà tó tẹ̀dìbírù ṣúnì dáwùlà o náà ni iṣẹ́ àmójútó ètò orílẹ̀-èdè tẹ́rẹ̀lẹ̀ kò sí nǹkan tí ó wà lórílẹ̀-èdè tí olórí ó dìbí tí ó pẹ̀kọ́ kan kí olórí wá sọ pé kò kan nínú gbogbo ètò kò sí ètò kéré ó kéré ni o ètò tóbi ó tóbi ni o ètò mú ìdùnnú wá èyí mú ìdùnnú wá èyí mú bànújẹ́ wá èyí mú bẹ̀rù wá èyí mú ìbẹ̀rù wá èyí mú ewu wá èyí mẹ́wu wá èyí tó wá èyí tó àti ìfọ̀kànbalẹ̀ wá gbogbo tí ń bẹ nínú ojúṣe rẹ̀ ni kò wá dúró sórí ọmọ ènìyàn nìkan Allahu Akbar kò sí kíni kò dúró sórí ọmọ ẹ̀dá ènìyàn nìkan gbogbo tí bá ti jẹ́ ẹ̀dá ti mí níbi tíjọba wá bá dé ojúṣe wa ni ẹwọ Umar bin Khattab radiyallahu anhu siyasiyyun kabir Allahu Akbar inú àwọn ògbóǹtarìgì inú ká tòlú níjọ́ kan ní alìbá pàdé tí ń sáré lọ tí mí hẹlẹ̀ hẹlẹ̀ hẹlẹ̀ hẹlẹ̀ bó ṣe tàgbà tó yẹn a lè sí òsì kan ó nìkan wà ní ọ̀kanú ràkúnmí tí wọ́n yọ fún sàká ìlọjá bí dá súnmọ́ inú mú lé lọ ọlọ́gbọ́ bí mọ́rún lérè ràkúnmí kẹsì jẹ́nu sàká nínú ìjọba rẹ̀ èyàn bá sọnù lónìí

ọlọ́ọ̀bọ̀ bí mọ́ lè pé rẹ̀ Umaru ò sí láti tí fúnra fún Allah ẹwà mẹ́yàn tí ń kú sí express eh. tí ò sí kàkùkàn níjọ́ kan ní Umaru bẹ̀rẹ̀ sí tọ́jú ràkúnmí kan táìsàn ń ṣe inú àwọn ìtàgá ní fún lógún ló ń tí nǹkan bọ̀ lẹ́nu ní sí gbogbo ẹ̀ ń tọ́jú ẹ̀ bí gẹ̀ẹ́ta ń tọ́jú èèyàn tó pé bẹ lábẹ́ ìjọba rẹ̀ eléyìí iná ni a ń pè ní siyasa inú èdè wọ́n ní sókè o náà ni iṣẹ́ àtúnṣe àwọn ẹ̀dá ọlọ́run tí a ń bẹ lórí ilẹ̀ ayé tó bẹ̀ lórí ọmọ ẹ̀dẹ́yàn láti tọ́ wọn sí ọ̀nà tó lè kórè bá wọn nítòsí tàbí lọ́jọ́ iwájú lórí gbogbo nǹkan kí sí wá sọ àwa ní Al-Qur'an kò mú gbólóhùn síyásà wá ṣùgbọ́n súnà ànábì mú wá sallallahu alaihi wasallam abánú àdísí Abu Hurairah radiyallahu anhu kitab Bani Isra'il ní sọ Bukhari sọ Muslim ó ní anúsọ́bà yìí pé kánù Banu Isra'il tasusuhum al-anbiya kullama halaka nabiyyun khalafahu nabiyyun muttafaqun alayh anábi ní àwọn Banu Israel tasusuhum al'ambiya àwọn anábi wọn ni a máa darí wọn ọgbọ́ni tasusuhum al'ambiya àwọn anábi ni a máa darí wọn kúlàmà halaka nàbí yíò tọ́kanú àwọn anábà ti wá lọ khalabahun nàbí yíò anábi mi ó wà lẹ́yìn rẹ̀ níbẹ̀ sọ Bukhari sọ Muslim sọ Bukhari sọ Muslim wọ́n ní kí ni tó máa tàṣúsù wọn pé tàtàwàlá umurahum kama yafalul umara wal wulat bi ra'iyya wọ́n ní ìtumẹ̀ náà ni pé wọ́n máa mójútó àlámọ̀rí wọn àfíàsí wọn gẹ́gẹ́ bí àwọn olórí àwọn alákòóso náà lú bẹ́ẹ̀sẹ̀ mójútó àwọn aráàlú wọ́n torí díẹ̀ wọ́n ní wala yakhfa ma qama bi rasul sallam indama indama wasala ilal madina al-munawwara wọ́n ní ká náà wà má gbàgbé ìtànàbí náà sí ń gbòdèlú madina pẹ̀lú pé ọkọ̀ masalasi fún ètò ìlú ni ó ṣe ìjọmọ̀ yà láàrin mùsùlùmí fún ètò ìlú ni ọkọ̀wé ìgbélú ó gbé ètò ológun kalẹ̀ ó gbé ọ̀rọ̀ àmójúkọ̀dẹ̀ ètò súnú owó gbogbo ẹ̀lú gbé kalẹ̀ ọ̀rọ̀ ọjà pẹ̀lú gbé ń gbù sí lọ tán àwọn khulafa Rashidin Abubakar ni Umaru ni Uthman ni Ali ni àwọn náà ṣe bẹ́ẹ̀ torí díẹ̀ síyáàsì ìṣe tuntun inú ẹ̀sìn àwọn mùsùlùmí gbólóhùn yẹ gbólóhùn ẹ̀sìn wa náà ni kalimatun shar'iyya kalimatun shar'iyya sunniyya sunniyya bitatu dosiri atento so atento gbọ́ dáadáa kásọ̀dá kagbọ́lọ́ mọ́dáadáa subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk amantu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmi خيري والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم